Àti àwọn bàbá wa ní kàdẹ̀, àwọn ìjàrí yí pé, àìlà ìlọ́lá, àlékún ẹni gígùn ọlọ́run sàbà àti bá bàbá wa, ti yà láti ara, ọlá àmì gbogbo jẹmọ́, ọlá láàrùn, ọlá àkùnwátà, ilẹ̀ àbìlẹ̀ ilẹ̀ àlè بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم حيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله مولانا العظيم الله أكبر الله يرحمها الله يكرمها الله يبيتها في أحسن صوري الله يرحمها الله òkèrè mọ̀ ha Allah yẹ́ bí a mọ̀ ha bí a bá ní ìzúwárí alìmá ó Luna bá bọ̀ wọ̀kú lónà bí dáàbì lówó ìyàlẹ̀ tàbí ìrì àbá dàdìmá ó ti máa dárù Yàtí yàtọ̀ ha ti إياك أمي فاعتبروه نواهب الدهر بالآفات مزدتر أجيال أدهكهم والعباد أبكاهم ما شاء يفعل للإنسان كلهم àtẹ́kú ti tó níwà sí. Báyé lọ́jà ọ̀rún bá nílé, bó ti lè wù káàyé tó tó, a ó padà bá ayé lẹ lọ, bíkú báńkò ògbòbì ni. A báwọ́ òbí fún kó lè gbọ́, a máa ọlẹ́bẹ̀ màmá wà lóhùn o lọ́jọ́ tí màmá wà rílé ajábẹ̀ láàáwù màmá wà azàlátù ọ̀dá nígbàtán o láìlà ni wọ́n wílọ́rún bí kú bá ti mẹ́rù lọ́lé wọ́n pàpá ìdé pọ́ a kù bẹ́ẹ̀ tí wọ́n bí wọ́n o nínú kò tó tí a gbé wọn lọ mọ́rọ̀ búkà tàlólúwà rẹ̀ máa ń bínú kàtílẹ̀ sílẹ̀ mọ́nà bí ìrùtálà náà bí rẹ̀ o nínú kò tó tí a gbé wọn lọ ó sì wá dàbí ẹ̀mọ̀ ìlọ Ajábẹ̀ láàrù máa máa wá ó kájọ́ tún pàdé ọdọ̀rún ó. Ọdàbọ̀ màmá oróòtú rẹ̀. Àlàmísì ni ìyá ti, àlàmísì ni wọ́n máa pé. Àsìkò ti tó ń lè ayé, bọ̀pẹ́ kí mà ní ìwà lọ́rún lówùrọ̀ ni wọ́n bẹ̀rù wọn bíkú bá ti mẹ́ẹ̀mú lọlé bíkú bá ti mẹ́ẹ̀mú ẹ̀rú afẹ́rá ìlú ni yóò wọlé àmì lámà ìrọ̀ máa lámà yíò èyí tó ló láàáyé sí tó gbéra nílẹ̀ kò gbẹ̀rù rẹ̀ èyí tó lò láyé sí tó ká lọ sí yàrá ò ní àtọ́ ò níbi tó kù lọ́jọ́ ẹ̀fán níjọ tí màmá wa lọlé ó wà fún òwò sí wọ́n fún mi rí ajáde láàrùwá ọ̀dá òpé yàrọ̀ bí kó bí ìsánìyẹ lọ́jọ́ wo lọ́jọ́ yẹ̀ tún lè wá ìgbà lọ́jọ́ yẹ̀ tún lè dé bí mo kò lè pàdé ọmọ mi á ti wà ábì ọmọ mi o ọ̀dàbọ̀ ẹ̀mọ́jú tẹ́yìn mi á ti fàtáyì ọmọ màmá àti mú bá lèdì ọmọ màmá á ti mú mi nìkẹ́ ẹ̀ẹ́fẹ́ ìdẹ́ o gbogbo tí màmá orí parí o ẹgbìmọ̀ pọ̀kẹ́ ẹ̀kúfẹ́ sí bíbú bá ti mẹ́rù lọ̀lé. Wọ́n pa báyìí dé kó ti táà, ó kù bèèrè sí ìwọ̀n òbí wọn o, lélòkò tó tí a gbé wọn lọ, máa rọ̀ fún kàtà lólúwà rẹ̀. Máa ń dí òògà kílẹ̀ sí rẹ̀, máa ń nà bí ìhòtálà náà Ájàbẹ̀ láàrùn bí wọ́n ti yí o yára fèé ti dákùn mọ́ sójó. Ájàbẹ̀ láàrùn máa dáhùn fèé. Olúwa ni wọ́n ń jọ sí fún. Mọ́mọ́dù láàrẹ́bìrẹ́, ìsìláàmù láti ti ẹ́, ájàbẹ̀ láàrùn bí wọ́n ti yára fèé ti dákùn mọ́ sójó. Ọba dákun dáàbò oríje wọn gbogbo ẹ̀ẹ̀fẹ́ tí wọ́n lè dá o wọ́lá ẹ̀ẹ̀fẹ́ wọ́n mọ́bí wọn àzámbò mọ́bí dáfàrọ̀ ǹkànà zámbò láàkànà sí ìkọ̀dàrí fàtílù ya rọ̀bànà na ìfàhà ya ya سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله اللهم صل على محمد وعلى Wọ́n lọ́n bàbá tó sọ ìyá oòrùn ṣe dáadáa. Wọ́n lọ́n bàbá tó sí oòrùn sáàrè ní àkójúlẹ́wà àkójúlẹ́wà àmọ́ra. Àkójúlẹ́ ìyá tó kọ̀rọ̀ ti kan. Bàbá bẹ́ẹ̀ àmọ́ ìdẹ̀ àṣà àṣà àṣà àṣà àṣà àṣà láàrín ọ̀pẹ́jú ọlọ́run tó kó èyí tó kó ìwọ ọlọ́run náà máa fi ń rí ọ̀pá náà ń bá lè mọ̀ ẹ̀jẹ̀ lọ́rọ̀ rẹ́gbẹ̀ àwòrán ọdí wà náà wọ́n tó kó Àwọn ọmọdé àwọn ọmọdé ọ̀nà ìkùránì kẹrì tó gbà wọ́n ti jẹ́ torí ọlọ́run. Wọ́n àwọn àbábíà ọlọ́run àbábá ìlú òjòjò jẹ́ ọlọ́run mẹ́rin kò lè lọ́pọ̀ pọ̀ pẹ́jìrẹ́tì òun yóò lè yìí rẹ̀. Ọlọ́run yóò lè rí àwọn ọlọ́run Ọgbà Ìjẹ́bẹ̀ wọ̀ ọ̀rọ̀ òkú wọ́n láti ọ̀sọ̀ ọlọ́run. Ọlọ́pàá ti tàbí bàbá òkú. Kò sí kí ní kàtà tó kúlé o. Àtìwọ̀ ọlọ́run bàbá láàrú o. Àtìwọ̀ ọlọ́run tó ẹ̀dá o. Ọlọ́dọ́kùwá kú wa o. Ọlọ́dọ́kùwá kú wa o. Bọ́sàdé kó mọ̀ لقد جاءكم رسول من أنفسكم عزيز علي ما أنستم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا الله عليه توكلت ورب العرش العظيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش لإيلافهم ريلة الشتاء والصيف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 وزنة عرشه وزنة عرشه ومداد كلماته ومداد كلماته ومنتهى علمه ومنتهى علمه ومبلغ رضا ومبلغ الرضا اللهم صل وسلم اللهم صل وسلم على سيدنا محمد على سيدنا محمد الشفيع المشفعين الشفيع المشفعين خير خلق الله خير خلق الله وعلى الأنبياء والمرسلين وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم وآلهم وصحبهم آل الله آل الله Ọlọ́run kó gba lẹ́sìn fún wa. Àmìnà. Ọlọ́run kó gba lẹ́sìn fún wa. Àmìnà. Àwọn kẹlìmáàtù yìí àti àwọn alifáàzù yìí, àwọn gbọ́lọ́run ta kàálẹ̀ yìí lọ́kọ̀ọ̀kọ̀ọ̀kan náà lọ́lọ́run torí ẹ̀dálé ayé, náà lọ́lọ́run pè wá sí, náà lọ́lọ́run bẹ̀ wá sí, náà lọ́lọ́run rọ̀ wá sí, òun náà ló torí ẹ̀dá wa lọ́mà wá wí fún kínú rẹ̀ máa dùn nínú al-Qur'an al-Karim àwọn tasbihat àti tahmidat tó wà ń bẹ̀ tahlilat àti takbirat àwọn àgbógbà ọlọ́run tó lé lọ́gọ́rùn márùn-ún tàbá gbogbo à ń tọ́lọ̀ wá túwọ́ ẹ̀ pé àníṣẹ́ mo túwọ́ ọ̀dáyé wáyé náà láwí la ilaha illallah subhanallah alhamdulillah allahu akbar àti tó farajọ bẹ́ẹ̀ lọ èyí tí àwọn màláíkà wí mbẹ̀mbẹ̀ èyí tó rò pé eré ni wọ́n ń ṣe àwàdà ni wọ́n ń wọ́n kọ ni wọ́n dáwákà ni olú ẹjọ́ tó bí lérí hùn ní wọ́n lẹ́nu lásán kọ́ tó wá kan ká ṣiṣẹ́ tẹ̀lé ohun tí èyàn bá ní láyé ohun tí èyàn dà láyé tí ò bá wí àwọn gbọ́lọ́run yẹn olúwa rẹ̀ sórí iṣẹ́ náà là ń lọ ṣe náà ọ̀rọ̀ tá ń sọ lọ́rùn tẹ̀sìbíhátù náà ni tààmìdátù náà ni tẹ̀sìbíhátù náà ni tààlìláàtì àfọ̀mọ́ ọlọ́run àgbéga ọlọ́run wọ́n yá ń gbàta arúsọ̀ kan àkànbẹ tí wọ́n bọ́ ń gbogbo ọ̀wù tí ó ní wá tún ní tuntun táwọn ọmọ pé màláìkà ti kọ́ ní tí ò wá rú nínú àgbólóhun táwọn wí ní hajj á fi méjì kún èyí tá wílẹ̀ kan ti kọjá lọ́nu ọ̀dọ̀ bàbá arú èyí tá tó rọrùn náà bọ́lá tó ti wá tajíra ìrísì torí kí máa yẹ̀lẹ̀ físo min kaulin illa ladẹ́ ìrọ̀kún ìwọ̀n afid màláíkà méjì dín kọ̀ọ̀kan kò sí gbólóhùn tẹ́ sọ ìbáàjẹ́ sàlìbí ìbáàjẹ́ ìjábí ìyàwó tó lọlé tí wọ́n torí èpè wa wọ́n fẹ́ jẹ́ pé bá náà bí nǹkan kan mọ́jẹta ni wọ́n fẹ́ gbọ́ lọ́dọ̀ bàbá wa nígbàjú òrí bàbá wa ń bà ní látọ̀dọ̀ bàbá wa ìmáàmù lórí ẹgbẹ́ àwọn sì ń bọ̀ wáyé fún ìwá kí wọn kú lé pẹ̀lú àwọn jẹmọ́ta jọ lọ àwọn àbẹ́ ara ni ilé ní àwọn ọmọ wà bí dánwò wọ́n sì dánwò lágbègbè lọ́bọ̀ mi nínú Islam tí wọ́n sì jáde lọ́dún yìí a ní lè dúró ṣùgbọ́n káàkà sálámà sílé ní lẹ́bàṣọ́ aṣọ́ ní ẹpẹtẹ ọlọ́run ọ̀sọ̀ ní ẹpẹtẹ gbígbàdúrà àwọn òtọ́bọ̀

لبيك لا شريك لك لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد إن الحمد والنعمة والنعمة لك والملك لك والملك لا شريك لك لا شريك لك حكمه أوجه لمجسي لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك Àdéhùn ni àárín ní ohun àgbíríǹtì láàrin ara wa, ìlàfẹ́ìkà Allahumma làfẹ́ìkà, mo jẹ́ pèrè Ọlọ́run, mo jẹ́ pèrè tó ní kí n wá àrí, mo jẹ́ pèrè tó ní wáyé, mo jẹ́ pèrè tó ní wọnú Islam, mo jẹ́ pèrè tó mọ jẹ́ pẹ̀rẹ̀pẹ̀ ní mọ́ wáwà fún náà láwọn mọ jẹ́ pẹ̀rẹ̀pẹ̀ òfin lọ́kùnrin òfin lóbìnrin mọ jẹ́ pẹ̀rẹ̀ لبيك لا شريك لك لبيك لبيك لا شريك لك لبيك kò sí ẹrọgbí fún wọn ọlọ́run tí ń jẹ́ pé ṣẹ́bà ti wú náà ni lọ́bọ̀ mi àti kò sọ́rọ̀gún fọ́rọ̀ ọba nínú ọkàn ara ṣe bá tún wọn náà ni lọ́bọ̀ wọn àti èmi náà àtàrígbò sí ń bíjọ́ padà máa gbọ́ wá títí láàṣẹ yìí ìkàlẹ́ta a ní pàǹkà mẹ́sì wọ́n lọ nítorí pàbẹ́ ló láàṣẹ yìí ìkàlẹ́ta mọ́ ọlọ́run láàṣẹ yìí ìkàlẹ́ta a níbi nǹkan mí pé ọlọ́run gbogbo àfẹ́sì àláyé ṣé lóòtọ́ ni ìtajọ oòrùn kọmọ àrókì lọ́kàn rẹ kọmọ àrókì lọ́kàn tèmi náà nítorí pé ààrẹ pé aláàfẹ́ òtó wa mọ́ ń sáàgbà lọ́tọ́lọ́sì ọlọ́run ọba máa gbogbo ẹni tẹ́bí bá pa nínú wa tó torí pé bí ń pa ohun tó kúrò ní láyé alkùránì tó bọ́ sí láyé ṣẹ̀ìtánì kò sí làbẹ́ríkà tó dúdú mọ́ láṣẹ̀rí tàlákà ìrìn torí owó pàǹkà mi pọ̀ mọ́ ọlọ́run ìrìn torí ọmọ pàǹkà mi pọ̀ mọ́ ọlọ́run ìrìn kúrò lórí àwámìlú ṣe ṣe tó ní ṣe ìwà ní bọ́sìbì náà yí mọ́sẹ̀mọ́sẹ̀ nítorí tí mo fẹ́ dà tí mo fẹ́ jẹ́ Innal hamda wan laka wal mulk Innal hamda tó ẹgbẹ́ ká dúpẹ́ òdodo ni lákà ìwọlọ́tọ́ sí bí mo ṣe tèèyàn ìwọlọ́mọ̀ bí ń ṣe mí ìwọlọ́mọ̀ bí ń ṣe jẹ ìwọlọ́mọ̀ bí i ṣe mú ìwọ lọ́mọ̀ kìí sóògùn mi òògùn kọ́ kìí sọgbọ́n mi ọgbọ́n kọ́ kìí ṣe lórí mọ̀ kàwé àbítorí mọ̀ kéwú àbítorí mọ̀ àbítorí mọ̀ jósó àbítorí mọ̀ lóògùn àbítorí pé mọ̀ jémèrè àbítorí pé mọ̀ ẹgbẹ́ àwọ lọ́jọ́ ẹ̀rí lékọ́ lọ́jọ́ ẹ̀rí kí ó kí lọ́jọ́ ìgbàjúmọ̀ láti ẹ̀rí alágàlá إن الحمد والنعمة لك والملك إن الحمد لك والنعمة لك èyí tó ti ṣe kọjá ìwọ mọ̀ fọ́pẹ́ fún wọn lọ ká máa lọ ká máa bọ̀ ìwọ ni ká máa rí jẹ ká máa rí mú ìwọ ni ká máa rí ṣe kájọ ẹ̀ láàrin ìyàyìn gbogbo tó gbogbo wájọ̀ kó pínà ara jòkó yìí gbogbo wájọ̀ jòkó yìí ọlọ́run tààpọ̀ bí apọ̀ yìí ẹgbẹ́ súnmọ́ bẹ̀ mọ́ èyí nà lẹ́fà sí kí ní ń gbọ́ ẹgbọ́ kò kò tó bá wọn ọlọ́wọ́ jẹ́ lálùbálù wọ́n lọ́wọ́ àjòkú sẹ́yìn wá nàrò kò ní túnmọ̀ àfọn ẹ̀fọn ẹ̀kọ́lẹ́sìmẹ́jọ ọlọ́mọdé àṣẹ lọ́wọ́ gbogbo nǹkan tọ́lọ́run ní jẹmọ́ gbogbo ọmọ ọdún

àdéhùn ti wà ń bẹ̀ ìjẹ́jẹ ti wà ń bẹ̀ kọ́dẹ̀ ìpé ti wà ń bẹ̀ wọ́n ní mẹ́ta lẹ́ta afẹ́kọ́lé ni ta ni ó ṣe ìwọ ọlọ́run ni afẹ́ bí ma ni ta ni ó ṣe ìwọ ọlọ́run ni afẹ́ lo mọ́tò ni afẹ́ jẹ́ èèyàn ni afẹ́ níláàrí ni afẹ́ sọ ni

Wàláhì wàláhì bí yàn bá wí bẹ́ẹ̀ tó bá ti bẹ́ẹ̀ ọlọ́run sì yọ sí. Tẹ́gbẹ́ yàn máa máka tọ́lọ múra bọ́lọ ajé bí yàn bá tó ilé kaná lọ́wọ́n sáyẹ̀ ilé kaná. Ẹwà ajá tó wí ilé kan sí kájẹ́jẹ́ fọ́lọ́run pé ń tó kùtà bẹ́ lò láyé tí ẹ̀ jẹ́ ìjọba làbẹ́kà náà káwì dúró ọgbọ́n dáradára bá wì dúró bá wì dúró ìtọ́rọ̀ ya wa mi láwùjẹ́ sí mẹ́rẹ́ rí ọjà jẹjọ táàdì mẹ́ni ọkàn táàdì màgbàtọ́kàn táà mọ́ ń ta fẹ́ ṣe tí ó sì ṣe àbà ìta fẹ́ ṣe wa àbádá àbádá àbádá wa àti ìràjáwò wa rọ̀jáù náà lè jí ò sí sí tàmán nílé ìtàárò tí ò ní tí ò ní bọ́ sí ìwúlá àmà tí ó sì tí ò ní sínú ẹ̀ ẹjá kú labbaika Allahumma labbaik labbaika Allahumma labbaik لبيك لا شريك لك لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد إن الحمد والنعمة والنعمة لك والملك لك والملك لا شريك لك لا شريك لك الملك نحن نعم، بقول تابعك الملك náà ni gbogbo ta fẹ́ dà alìmọ́lùkù náà ni gbogbo ta fẹ́ ní lákàtìwọ́lọ́ náà ìwọ́lọ́ wọlá wípé àṣẹ̀rẹ̀ sọ̀kalẹ̀ àwọn sọ àlùbáríkà yìí agbárájá oṣù sàbáàd oṣù ramadana tó jọ́nà àwọn abọ́sùn sàwọ́àd àwọn abọ́sùn sọ̀lẹ̀ hijjá sọ̀lẹ̀ kọ́ádà gbogbo àwọn oṣù bí mẹ́fẹ́fà yìí oṣù mọ́lẹ̀ ni àwọn àtẹ̀bọ́ sínú Muharram wọ́n láwọn àwọn abẹ́ gbogbo àwọn tó sàánú ní oṣù mẹ́fà yìí àwọn kan tó lórí nínú Rajab àwọn kan tó lórí nínú Shaban àwọn kan tó lórí tòlè ìjẹ́ sọ̀tádà tí wọ́n tarí mọ́kà ìfọ́sàsánú ogun àtàwà ní ọ̀sánú ìyàwó tó lọ lé ní tí àwọn ọmọ àyá fẹ́ náà láṣẹ yìí kama sàtìkáàrù gbogbo adájòkó náà làfà kò sí tuntun tá a fẹ́ rí ní pọ́lọ́ ní méjì kò sí tuntun tá a fẹ́ rí ànípa tẹ́bì lọ́mọ ọlọ́run dájọ́ wí náà bàbá wípù náà láti wí àmọ́ láti rí sí tàráhùn àti mọ́kúnfẹ́ra fún ìyá Yẹ́nà ni a jí Abdulwahab, yọ́n fi tọ̀lábà fi kátà dé ìgbọ́nà wọ́jẹ́ sí dúkan, àti a jí Mọ̀tọ́lì, àti a jí Abdulmohamed, àtàrà jí Ọ̀fàtáyàrí, àti gbogbo àwọn tó tó bẹ̀rin àtàwọn ọmọ àtọmọ ọmọ. Adúgbò mọ̀lẹ́bí ilé agbójí, sírí tọ̀ gbogbo ẹjà gbogbo tọ̀. Bàbá bàbá zàká, bàbá bọ̀ ayà, bàbá dáadáa ni wọ́n. Ní ẹ̀bá gbókọ̀ ọkọ́ tó ti dìlọ tẹ́ gbọ́lọ̀ tó fi wá. Bàbá bọ̀ ayà yìí. Táwọn tí a ti gbogbo yẹ púpọ̀, wọ́n yẹ́ sí lérí gbọ́ àgbàlagbà. Nǹkan wọn ò bàjẹ́ láíláí. Èyí láti fún bàbá náà. بلال قريش إلى في مريدة الشتاء والصيف فليعبد رب هذا البيت الذي يتمم فيه وامنهم أنا بأتكسك فيا بلاو قال لا إله إلا الله قال بسم الله إن أنزلناه قل هو الله والله أحد الله وسلم صلى الملائكة ورسله عليه ربي كل أمر سلام يا تامس الفجر الله أمان الدين كل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يكن له كفوا أحد Bàbá ni wọ́n àti tó ọdún tó olóyè ti gbọ́ yé, níbi káàrí ní òun kí ni àṣepọ̀ wa pẹ̀lú ọlọ́run, ẹjá rí níwọ̀n ẹ̀. Ṣẹ́bà tó bá àwọn alájà àti alájà mọ̀tẹ́mìr àti hajj ẹni tó ṣe umar ẹni ṣe hajj mí tí gbé làpéka làwọn mọ̀láíkà mọ̀tẹ́rùgbé lálàpéka wọlá sàádẹ̀ mọ́ bá lọ dọ́lọ̀ lórí rọ́ ní ọ̀dọ́lọ̀ lówó oṣù ní sí rírí bẹ́ kọ́nà mú tọ wọn ọ̀gọ́ nítorí ìwà tí ó pẹ̀lú ọlọ́nkọjọ́ ọ̀rọ̀ tí ń sọ ní lẹ́nu bí a ti kú sí yìí àwọn mọ̀láíkà ti dé kọjọba tí wọ́n nǹkan ṣe lábẹ̀lẹ̀ ẹlẹ́tẹ̀ wo ń gbóná mẹ́lòmí ní ń horú mẹ́lòmí lórí àwọn àwọn abú èyàn lè kírun kọ́pọ̀ èyàn lè gbà àwẹ̀ kọ́pọ̀ wọ́n bí ó ti lọ́lọ́run jọ́ kan pé mọ́nìlì mọ́fìlì ayẹ̀mí tó Tàlẹ̀ tó jùn kan lè bí táyà min ummati. Qalu ya Rasulallah. Anábì ló bẹ́ẹ̀ máa balẹ̀ tó sí tó lè lówẹ̀. Anábì ló bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn jàmá pé jẹ́ ìbẹ̀lẹ̀ tó jùn kan lè bí táyà. Tàbá lè tẹ́ tí òjìdí láàrin wáyẹ́sì, ẹlẹ́ni jẹ́ ọkọ̀lẹ̀, ẹlẹ́ni jẹ́ olómọ́tò, lẹ́lẹ̀ni tí ò bímọ lẹ́lẹ̀ni tí ò níyàwó irú bẹ́ẹ̀ ìtẹ́wò bẹ́ẹ̀ látàbí ṣe fún jẹmọ jọ náà kí ló wí fọ́lùhù alìmọ̀bùlẹ́sù fi náà máa ládẹ̀rẹ̀ ilé rẹ̀ dà mọ́tò rẹ̀ dà ọmọ mẹ́rin ló bí ẹ̀rọ aṣọ tọ́wọ̀ ní òun ni ò ní lárí àwọn tàbí dáhùn báhùn ẹwà agbọ́n tó ń tẹ ọlọ́run ọba wí فقال إن المبلغ من أمتي يأتي يوم القيامة بصلاة وصيام وزكاة طبعا جاء القيامة ẹni tó jòkan lẹ́bí táyà láàrin àwọn èèyàn mi lẹ́ni tó pé bọ́bá yára kí àmà ìrún rẹ̀ múlẹ̀ ó púpọ̀ pẹ́ mọ́sálásí kọ́ọ̀dà ilé àwọn tí máa jòkó àwọn náà bó ti kó ti pa gbogbo àwọ rẹ̀ fi ti jí máa bẹ̀ lọ́m rẹ̀ pọ̀ rẹ̀ pọ̀ rẹ̀ pọ̀ rẹ̀ àmára àdúgbò ọ̀pọ̀ lẹ́nu rẹ̀ níbi ìsọkúsọ òun ní fẹnu lérú òun ní fẹnu dẹgbẹ́rú òun ní fẹnu da zárí ń ṣe mọ̀ná bẹ́ẹ̀ ń fìkí ń sọ̀rọ̀ èyí sọ̀rọ̀ wájú pọ̀ mọ́ ìpàkọ́ Ìyàwó lágbájá ni ń bẹ́nu lé ní àmá lágbájá ní fẹ́. Òun ní fi gbogbo kálukú lọ́kọ́ ọkùnrin kan gbọ́dọ̀ bí ó tóbìnrin ládúgbò. Ọlọ́lọ́wọ́ ìgbà tún kí bá sùn. Àmá òun rẹ̀ ọjá ọjọ́ àbí ọjọ́, ọjọ́ mìíràn àbí ọjọ́ mi, ẹranko máa di jòkó ìtàrí òní ìrìdìdì ń se nù wa ẹni tí ó kọ̀dìríyà ó ti já ní ẹni tí ó ti já ní kọ̀dìrí ẹni tí ó kọ̀dìrí tí ó ti já ní ọmọ mọ̀díyà ara nákàlì ní wọ́n ó sà ọ́fẹ́ tójú ẹ̀ amọ́kọ̀ bọ́m̀bì mú náà ti fìkí kò sí bọ́m̀bì ọ̀rọ̀ ẹ̀yìn kò sí bọ́m̀bì ìhùn àti ẹ̀ ẹ̀gàn àti ìkìdí ìgbésẹ̀lágbàjọ́ ìdájọ́ bí wa áwùrí ilẹ̀ ṣàṣeyọrí irú wà táwọn lànàbì ẹni bá nírú ẹ̀ ọ̀pùlísù ni olúwa rẹ̀ ti kú kó tó kú olúwa ti tán kó tó tán olúwa ti pọ̀ bí táyà anábi tó ń sọkọ̀ dákẹ́ pé bọ́n tí kí ìrùn tó tọ́ ń gbá rẹ̀ tó tọ́ ń ṣe náà tó ń parí kùránì tó ń parí lẹ́kàlẹ̀ owó olówó ti bẹ lọ́dọ̀ rẹ̀ kọ́ owó ọmọ ẹ̀gbọ́n rẹ̀ tó kún kọ́ owó ọmọ àbúrò rẹ̀

وذبك دم هذا وذبك دم هذا وذبك دم هذا ma yẹ ni tẹ́bẹ̀rẹ̀ bọ́lọ́wọ́ rẹ̀ ní ìsàkúsà àdígbà ní ìsàkúsà o ń o kọ́dà láti mi rẹ̀ já o àti ṣùgbùrá àti ṣùgbùrá ogun ẹ̀ àwọn ẹni ẹlẹ́ni há sí ọlọ́wọ́ ọ̀rọ̀ náà gbégbà ẹni ó ṣépè lé jújú ẹ̀mọ̀ wọ́n tó ń bẹ̀ iṣẹ́ mọ̀ ṣe sí ẹ̀ṣẹ́ ọtún sí pẹ́ta ìjẹ́ ìjẹ́ fìrákù wọn ní tọ́dọ̀ rẹ́kọ́ ọ̀kan ní tààmà yàrá lójú kan ní kò ní sẹ́rẹ̀ bá dàrú náà bá yọ oríṣẹ́ ní tó rẹ̀ bá dàrú ní ọ̀bá rújú tó ọjà rẹ̀ mọ́ ẹni ẹlọ́dá kan sí sọ́bù ẹ̀ dàrábà áádá ó ti mú ẹnìkan òṣènìkan lè ti jàmbá ni Fàyọ̀tọ́ háza lè ní hasanáti wà háza lè ní hasanáti

tọ́fẹ́nu bá ṣe èyí ẹni ogbé ní nǹkan tó ọ̀sánwó fún wọn òun ti sunkún láyé ìwó sùn ti ẹjọ́ kí àwọn ẹmúnà wọn sẹ́ rẹ̀ ẹbí bí owó tó gbé ẹni ọgbà ilẹ̀ rẹ̀ tó Ìjọba ọlọ́run wọ́n máa pẹ̀yìn, a sára tòun kọbùlà áyúkídọ̀ máa lè hì. Ọba jẹ́ pé gbogbo sẹ́rẹ̀ rẹ̀ tán, kọbùlà áyúkídọ̀ máa lè hì. Tó tí ìsan gbèsè rẹ̀ tán fún gbogbo alẹ́ tí ọ̀jẹ́ ń gbèsè. àtọ̀ yá ọ̀hún. A máa wá fún nínú ẹ̀sẹ̀ àtọ̀ ọ̀hún. Tó tí ìsan gbèsè ìyẹn ni pé àwọn tó jẹ lówó tí èdè àwọn ẹsẹ̀ tí wọ́n ẹ̀sẹ̀ táwọn tẹ́ àwọn àti àjínú gba iṣẹ́ rẹ̀ tí ẹ̀ pàtúrí àti àlè ìhìn pàá bá dájú ṣùgbọ́n dájú ẹni tó yí mú sí ẹni tó yọ sùn sí àti ká tó yí mówó tí máa àti bẹ́nu ọjọ́ ẹ̀bẹ̀ ní mẹ́mẹ́ ìjọ́lọ̀ mọ́ máa ti pèlè ní wọ́n ilú lèkó lèkó mọ̀ imú mélòó ni mo ti yí láàárọ̀ ìrọ̀ ìmọ̀ náà di yí láàárọ̀ ìdarí ọ̀rọ̀ ọ̀rún mẹ́lẹ̀ àti kí wọn àtúbá o èpè tó sẹ́bí yímú yímú yìí tàbí nnọọ yímú náà wá kọ́tọ̀kọ́ náà ó tí bá kó ogbò ẹjọ́ tí wọ́n yọ tọ́tọ́ yọ tọ́tọ́ yọ tọ́tọ́ wá rí gẹ́tọ̀ gbèsè tó kù lọ́rùn ó ń tọ̀hún àwọn a máa mú ẹ̀sẹ̀ àwọn tọ̀hún sínú ogbé àtẹ́rí ti ẹ̀ Àtọ́ra àti àlè ìdọ́mà torí àti náà. Olúwa rẹ̀ dọmà lọ́sítọ̀ wọ́n kírun wọ́n gbààwẹ̀ àti bàbá tèmi àti bàbá tìyẹ́ náà àti yára àti yá tèmi náà àti gbogbo àwọn òkú wa tí wọ́n yí mú sí wọn ọ̀pẹ̀gàn sí kò sí ọ̀rọ̀ gbénú tí máa dunni lọ́kàn tọ́lásì ní a'udhu billahi minash بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين وذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون والذين هم يراءون ويمنعون لماءون أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيمة ولا يهد على طعام المسكين فويل فويل فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراهون والذين هم يراهون ويمنعون الماعون orí tó wọlé tó bá ti wá òtí máa ń jẹ́ nìkan náà ní bá wíwù kéjì ẹ̀ náà أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدق اليتيم ولا يحج على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون والذين هم يراءون ويمنعون الماعون. Ọlọ́run jú èèyàn bí mẹ́rin káwà yẹra wọ bàbá bọ́m̀bẹ̀ bá bọ́m̀bẹ̀ lẹ́yìn pàkìrù orí gbogbo ààrẹ láti ìfọ́ra ní ipò òlú ọ̀sẹ̀ni tí ó sáàbọ̀ rẹ̀ ní òlú ẹni tí wọ́n fẹ́nìkan ọ̀sẹ̀ rí tí kí wọ́n pè wú ní ojú kálukú fún rẹ̀ lóye ní mẹ́ta abẹ́sẹ̀ ọlọ́ tó sì ti dá látara bẹ́ẹ̀ Ààrẹ ìtàlẹ́bí yóò kẹ́sìbò bí dín. Bẹ́ẹ̀ni, a lè kí ní ara àìta, a lè kí ní ara àìta. Tàbá tó lórí Amúzà tàbá pàlé bí sí ara àìta. Ọ̀dájì, kìrá àkan, ààrẹ ìta, kìrá àkan lòun náà. Ṣùgbọ́n ara àìta dájú ààrẹ ìta lọ. مذلك ولا مثل نبوات عليك الذي يكذب بالدين أرأيت الذي يكذب بالدين بيجنا نقراءتان àwọn kan wá àṣáàjú ọ̀kan lọ. Àlùmọ́tawátàrà tẹnu wa fámílì jí oníkẹrà ní ara àìta. Ara àìta lẹ́bí yóò tó zíbù bí dín. Ẹ̀rọ ẹ̀rẹ́ tí fún ní Fàlùkùrá Yóò ká ìsìnbò bí tí ní ẹ̀sìn ló gbé sókè nǹkan mí tí ṣe ń sálẹ̀ ẹ̀. Bàbá líka ńlá bí ẹ̀dọ́ olèyẹ tí àìmọ́yà bá lẹ́nì, àìmọ́yà ọmọ kẹwọ́ yóò bí tí ní ìmáàmù mọ́sálásí ni ó tó jẹ́ ìrọ́dà àwọn tọ̀hún ìmáàmù mọ́sálásí kàlífà ní kàtífà ní ó tó níbi tí rẹ̀ lóhun tí ó sì gbọ́ nítorí pàádà áádà mọ̀fẹ́ ní mọ̀fẹ́kẹ́ mọ̀mí mọ̀fẹ́ gbajúmọ̀ ó tó pa àpọ̀mọ́ Wọ́n ti torí ọlọ́run àbẹ̀sìkọ́lé abẹ̀sí báyìí fàzálíkà lẹ́dí ẹdùn ọ̀lẹ́ àti àwọn àmìtẹ́ ma fi ma wọ́n ni pé wọ́n èyí àsọmọ̀ orúkà ọmọ ìgbọ́n rẹ̀ ọmọ máa Aláàrínú wọn bẹ́ẹ̀. Wà láyé ń tó aláàtọ̀ àmì mìsìkín. Ẹ̀ tí ọ̀tọ́jú ọmọ ẹgbẹ́ ẹ̀rẹ́ tọ́jú ẹgbẹ́ ẹlẹ́bí. Ẹ tó dẹni ọlọ́mà, kò ní gbítà rẹ̀ sókè, àbáwà ábì. Ìyó pẹ̀tà rẹ̀ sẹ́gbẹ́ kan máa rán tẹni ẹlẹ́ni. Ọmọ lọ́àbí, ọmọ ọlọ́run àgbàtí kí wá yóò máa wọ ọgbọ́ sí àbò ní sí gbogbo àwọn tí fọmọ orúkú lálẹ̀ tí wọ́n fi dáríkà alẹ̀ tí wọ́n níyà sí èyí lásọ fún àwọn olórí ìjọba wa ṣe sùúrù bàbá yóò tó bẹ̀rẹ̀ bàbá bàbá yóò tó bẹ̀rẹ̀ ẹ̀yin wá tó bẹ̀rẹ̀ ẹ̀ẹ̀tì ẹ̀rọ náà àwọn tó kiri ó nù ìjọba ẹ̀yin kà sí

tẹ́ẹ̀sì ń pẹ lásíwájú tẹ́ pẹ́pẹ́ ọlọ́run obìnrin o bẹ́ẹ̀ lọ́gá sẹ́ẹ̀sẹ̀jẹ́wà olórí kọ́pìnì bí director managing director chairman local government gbogbo ẹ̀yẹ kájílò àdúgbò àwọn èèyàn tí wọ́n kú torí tí wọ́n tọ̀tara wọ́n torí gẹ́ tó wọlé tẹ́ wọlé tẹ́tẹ̀ rántí wọ́n ẹni bá lè ṣe dáadáa pẹ̀lú kò tọ́lọ̀ bá fún olómẹ́rí bá ọwọ́ náà فويل للمصلين الذين عن صلاتهم ظاهرون Aláwọ̀ agbára ń pè lọ́wọ́ sí máa sàwádà, máa ti rí, dàdá ni ọkọ̀já lẹ́gbẹ̀ẹ́ ìmọ̀ wọn kọjá wà ní níbi. والذين هم يراءون àwọn àfihàn gbáyì yóò ráhùn nàbí sọ láti ẹ̀yìn tẹ́gbẹ́ta bá dáa ní ẹ̀yìn wọ́n tó wọ́n farabalẹ̀ lọ́sọ̀lọ́wọ́ àwọn tí ó bá kírun lé ẹyẹ jẹ́ kà ní sàkàsàkàsàkà láàrin ìṣẹ́jú mẹ́wàá tó ti parí wákàtí máa ìrun mara àrùn ojúmọ́ òfin ìṣẹ́jú mẹ́wàá ààyùn pẹ̀lú ọlọ́run ọ̀dọ́gba rárá ọlọ́run ní ilé ìdí ìsìn bẹ́ẹ̀ òun ti sípì kalẹ̀ lèyí ويمنعون لمعون Kò sí ní wípò ogun ẹni bá dé, ọ̀rọ̀ ni àwọn àròyìn bẹ̀rẹ̀ rẹ̀ sí máa márùn-ún yìí, ẹni tí máa ń ṣerú ẹ̀ kò ní irú rẹ̀ onílọ́wọ́jú ọlọ́run torí irun là ń tákà pé mo ti kírun mo ti gbààwẹ̀ irun tó kí tó gbààwẹ̀ tí ọ̀dá fẹ́lòmí látara rẹ̀ ọ̀dá fún ọ̀tá èèyàn mélòó ló dá fún látara rẹ̀ nítorí pọ́ sí rẹ́kọ́ dá fún ọmọ tí yẹ ní tọ́ọ̀bà yẹ lórí wọ́n fẹ́ gòkè àwọn tí ń bẹ lókè ọ̀sọ̀ wọn kalẹ̀ àwọn tí ń pọ̀ lẹ́yìn rẹ̀ ọ̀tẹ̀ wọn pa látara bẹ́ẹ̀ bí àwọn ìyá ìbá kù sí ọlọ́run àlè tó dáadọ́ sẹ́kí ẹlọ́láì àhàdà a lè kó ẹnìkan mọ́kọ́lọ́pù lágbàáyà ẹni ọlọ́run ni tó ìtàlárí àmọ́kọ̀kọ́ àtàwọn bàbá wa àtàwọn àfá wa lọ́mọ́sàbà sàánù wọn. Ìrúgbìn ni wá ẹni tó gbìn wá ní bàbá wa, ilẹ̀ tó wá ẹ̀tọ́ wọn. Ilẹ̀ ní àwà ìyá ẹ̀tọ́ ẹlẹ́yẹ kárọ́jú sẹ̀tọ́ fún bàbá wa ní máa ń bẹ̀láyé òkàrọ́jú sẹ̀tọ́ fún màmá wa ní bá ń bẹ̀láyé òkàrọ́jú sẹ̀tọ́ fún àbá wa ní wọ́n bá ti kú kásàádọ́ àkáàdì tọrẹ ọ̀hún bí kò gbogbo ẹwà sí ìjọba wa àwọn tó ti kò gbogbo ẹwà sí ìjọba wa bílé ìkẹ́ ni wọ́n wà tán ní ìlọ̀dọ̀ ọlọ́run iná pẹ̀lú àdìjàn nànà ń gbé ìyà pẹ̀lú ìkẹ́ ni wọ́n fi gbẹ̀san ìwà wọn Ọba tó pè wọ́n sọ́dọ̀ kó dákùn kó ṣàánú wọn. Ọba tó pè wọ́n sọ́dọ̀ kó dákùn kó ṣèlé wọn. Ṣàlásù Tàrákì, ọ̀nà mẹ́ta ni gbogbo àwọn òkú sí, Tọ́rkà tó ń rí náà, àwọn kan bẹ́lẹ̀ náà tàjùmọ̀ wọ́n ní ọ̀tọ̀ ọlọ́run. والفرقة الثالثة أريد كيتا بين الجنة والنار على الجنة كلنا نواوا كلنا عمل عمكن أصحاب الأعراف سورة الأعراف من القرآن كما في البعي أصحاب الأعراف أكيهم أبارو أكيهم الله عجي الله بوي أمو أدى أبو

wọ́n parí ẹ̀ wọ́n pè yí wọ́n ti gbogbo ẹ̀rọ fámílì ọ̀rọ̀ ọdí iṣẹ́ ọ̀rọ̀ gbogbo ẹ̀rọ oní onítàn tàní wọ́n náà tó tó ní onítàn ìyá ló ti tàn okun ni ọfà ni okun aláàtùwàntàhà yàtà àwọn ará aláàtùwàntàhà ọ̀tànà ìyá dákun ìyá kìíní ìyá mọ́gbàmọ́gbà aláàtùwàntàhà bẹ́ẹ̀rẹ̀ gbogbo ayọ́ àtijọ́ ọ̀rọ̀ tẹ́ẹ̀dì sínú dé yìí ẹjù lẹ́ ẹ̀má ti délé ẹ̀jẹ́bà gbọ́wà jọ alágídí ti bẹ ìdíwà tí kú bá gbà lọ́wọ́ torí pé àmá bí wọ́n wà nínú ilé ìkẹnu wọ́n wà ní agbádùn ní o ilé náà ni wọ́n jí ayọ́ àlàáfó àlìjẹ́nà síná ní atẹ́gùn àlìjẹ́nà díẹ̀ atẹ́gùn náà díẹ̀ mùnáfìkì ní kírun ní ṣe súnfí ní ṣe wùrìdí yóò ha yóò ha sáàrí òkúrọ́ adalẹ́rú oníbinú oníkẹta tí ìtọ́nú ẹ̀ tí ìfẹ́kọ́ dá ọmọ ìlàkejì yóò ha sí àrábìnrin anábi tí wí àwọn àtàbùlà arábìnrin yóò yárí fún ọkùnlẹ̀ ìtí kálùkọ́ dára ọmọdé wọ́n wà pọ̀jú àwọn ọmọ àràrábì sáwọn ọmọ àlìjẹ́nà àwọn àzáwìlà arábẹ̀ ọgbé ìjẹ́tẹ́ ìsìbáwá ìtàkùn ẹjẹ́ àwọ̀lú àlìjẹ́nà yìí àwọn yẹ́tí màá wúrẹ̀ wọ́n kọkàn tí bá wọ́n wọlẹ̀ àwọn àjẹ́nà ní àwákà kúra wá síbẹ̀ ẹ̀dẹ̀ nígbà tá kú ìlà ìdíbẹ̀ lẹ́ẹ̀ nígbà ní ìbájẹ́ mọ́sàwọ́ mọ́ ìbájẹ́ mọ́sìkà mọ́ ìbájẹ́

Ọjọ́ ilé ayé kò sí bẹ́ẹ̀ kan àjàmọ́ wa. Ọjọ́ ilé ayé kò sí bẹ́ẹ̀ kan àjàmọ́ wa. Gbogbo tó ní ẹ̀ṣẹ́ ni ẹ̀bẹ́ ni ẹ̀ká àti nírí gbogbo tó jẹ́ ẹ̀bẹ́ ni ẹ̀bẹ́ ọgbọ̀ wa jẹ́ gbogbo tó ní àwọn ìrọ̀lọ́gbọ̀n tó lè ní ẹnìkan àti mẹ́rin. Gbogbo ọmọ bó lè jẹ́ Gbogbo ọmọ bó lè nílẹ̀ nìkan àti bọ̀ wá jẹ́. Gbogbo ọmọ bó lè nílẹ̀ nìkan àti mẹ́rin. jẹ́ ní sábẹ̀ ọ̀tọ̀ olóò nígbà àwọn kan ti jẹ́ àjẹ́ ìrìnàjò rẹ̀ ojogún ẹ̀ ni. Mi ọba lọ bí mi ọba dalẹ̀ ń bí ọmọ rẹ̀ ọdí ọmọ ọmọ rẹ̀ ọdí. Bí wò ní ìsìn ní ọ ni, bí ìmáàmù ní ọ ni, sábẹ̀ ọgbẹ́ nípa tó ń kagbádá kí, àwọn tó ń kagbádá kí jẹ́ tàdà. Báyọ̀ tí ìrìn àmì mi ni Ustazu tí ó rí, àwọn akọ́kọ́ Ọjọ́ alẹ́ bọ̀ sí bẹ́rì dáa jàmáwá, ọjọ́ alẹ́ ayé kò sí bẹ́rì dáa àbẹ́ẹ̀kọ́ táwọn ọkùnrin dìbò ní ọ̀rẹ́ wọ́n ti dé ilé ọkọ̀ wọ́n ti ti gbogbo ẹ̀ dáadáa tó ń ti gbogbo ẹ̀ náà nì à ń sọ tí wọ́n dáadáa ń gbà wọn fọmọ rí ilẹ̀ ni bẹ́ẹ̀ bá délé lómi kò sí kí pé yá bá gbé ìyá kú ọ̀nà ìgbó tó lọ ń yọ balẹ̀ jẹ́dí ó ti tó níwà gbogbo abẹ́ lásìkò púpọ̀ mo kí àwọn afáwa tí wọ́n wà ní ẹ̀bá jíṣẹ́ fún wọn ẹ̀sì bá pé ìmọ́mọ̀ wa Abdulsalam wa gbogbo àwọn àbá ìwọ́n tẹ̀sẹ̀ gbọ́ sí ni orímìnà tẹ̀sẹ̀ gbọ́ ni ẹ̀rù sì máa ń bà wá ní bá ní àwá ọlọ́lọ́ ni ẹ̀lọ́ ọba bóyá yóò dáhùn kò ní dáhùn kìí sówó láti tẹ̀lé kí nígbàtà wá kéèkéé à kan tí ọ̀bá fura ọmọ ní ayé là ní mọ̀ ti ní ayé lára bóyá ìjọba ni bóyá àfáà ni bóyá olówó ni bóyá ọwọ́ ni bóyá olóògùn ni wọ́n ni tọ́wà ti wá gbà ń kàn yà àbíkú fúnra o torí tọ́bá ti jẹ́ àgbà rẹ̀ lò ó kó bá wọn mọ̀ rẹ̀ àtàbọ́mọdọ́mọ rẹ̀ àbíkú kó bá dílé yí pàápàá gbọ́lọ́m bá fà wọ́n jáde tó ṣayí tọ́ dàmú ayé lọ́tún tọ́ dàmú ayé sósì ọ̀tán lè yí bùkátà sí pọ̀ lọ́nà sáfẹ́sì àwọn ọmọ ọlọ́wọ́ jẹ́ kó fún abẹ́ ọdún mẹ́jọ ọdún mẹ́rin tó ń sì dánwò wọ́n láti lé ní ní ìwọ́n mọ̀ rèjì kí wọ́n tún pàpò láti wá ní báyìí ọlọ́run bí i pé ọ̀sẹ́ lómi ẹ̀mọ́ ní wá jẹ́ ìdánwò kọ́ lélẹ́ ìbáyìí kọ́ máa di àbáta wọ́ta wá ńlá á ń jẹ́ àwúlẹ̀ àmọ́ yòdìrí kalá aláwòyẹ̀ sàkárù Ọlọ́kọ́gbà lẹ́sìn fún wa. Àmìnà. Ìkẹ̀yìnà ló gìgìrò, ọlọ́jẹ́ owó ọjọ́ pàṣẹ. Àmìnà. Ìyọnu ọlọ́run. Àmìnà. Àtẹ́jẹ́ gbéṣẹ́ ọlọ́kọ́gbà lẹ́sìn fún. Àmìnà. Gáfàrà fún ìyá wa yìí. Àmìnà. Kí bàbá ìmáàmù Ìdírísì, bàbá ìmáàmù àgbẹ̀ná, ọlọ́mọ́ta bá ti dáadáa fún wọn. Àmìnà. Bàbá wa jẹ́ àgbẹ̀ná àti wọn. Àmìnà. Àti kí bàbá wa àgbàfẹ́lẹ́wátá ní jí orí ìdáwà láràfà àwọn ìgbẹ́tọ̀. Ẹ̀bẹ́ ni àwọn náà ni àwọn àti ọwọ́ àti yọ́ ni àbìlà iṣẹ́ láti lọ́wọ́ ẹmọ́bìnú àpàdé wọn ní àdùbà ní lánàá akàrùkàrà tó àwọn àtọ̀ àwọn àgbà tó kù tó sí ibi tọrọ àgbà ní mìíràn láwàjọ́ náà ẹnìkan láàtọ̀rọ̀ kan bàbá wa yá bí kí ẹlápọ̀ àwọn àgbà tó kù tó sí bàbá wa náà bí ọwá lọ di arímọ̀ wọ́n sí àgbà bàbá ní àgbà kù wọ́n kù fẹ́ lọ́jọ́ àjìláyí ẹ̀rì bàbá tó lè ojú wọn ọ̀dàrú ẹ̀yìn wọn bàjẹ́ tó ètì àbí ìrìnàkàrí 75 sábà kú 75 méjì tẹ̀ pé 1 something ló iṣẹ́ tí wọ́n ṣe ń kọjá kápé 1 something ni wọ́n lò torí kò sí ìsinmi ìwọ̀n tọ́kà wọn náà ní kàwàí nígbàtí wù mí ìmúrun fòfò ń bórí owó wà mí tẹ́yìn àgbàlagbà jòkó ìdààmú lọ́pọ̀ wàhálà ẹ̀sùn àìgbà bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ gbọ́dọ̀ tutù náà ni ó mọ̀rún dúdú máa náà fẹ́jẹ̀ bá ti gbóná láti wá yóò ṣe irun láti mú yẹ́ jáde sí fọ́fọ́ àṣùlóòrò ìmẹ́ máa tẹ́lẹ̀ ogun tí mo wúrú mọ́ ẹ̀rùn pé ọlọ́njẹ́ adágbà dáadáa o ọlọ́njẹ́ aláọ̀ta ẹ́ ọlọ́njẹ́ adágbà rẹ̀ o ọ̀rí tí wọ́n rán fún ní tàwọn ìmọ́ mọ́ aláwọ̀pọ̀rọ̀ ìrọ̀mọ́ tẹ̀mí yìí ti dá ti dá ta ìsinmi Gbogbo adá alájá kò wọn ọlọ́run. Ẹjá dà ní ẹ̀ká wájú kẹta ẹ̀yìn, gbogbo àwọn ìdílé bàbá wa Abdulwahabi agbójì ọlọ́mọdé òtúká ọ̀. Máfikú ọmọ ìtúlé, ààbí túlò, ààbí dàdúgbò rò. Àwọn arìkan láàbí tí gbogbo àdúgbò tóòrò, ọmọ arìkan ni wọ́n bí gbogbo àdúgbò ọ̀dàrú. Èé, tọ́wà ní tọ́mọ fún mi bá kún pálíkà láàrùn ọlọ́run fún ọpálẹ̀ mọ́. Àbíyá mi àbí bàbá mi, bẹ́ẹ̀rẹ̀ ni wọ́n lọ wọ́n bá kú lọ́mọ kékeré ipò àdúgbò ọ̀dàrú yóò ọ̀lọ́ àwọn ọmọ ìjọ́ Dákùn ọlọ́mọ́sà jẹ́ kí wá náà dáa. Ààrùn ayé rí. Ààrùn. Mo tí ẹ̀lú ìsáyé ọlọ́mọ́sà àyọ̀dá rẹ̀ fún wa. Ààrùn. Láti fún ọlọ́run. Ààrùn. Àmà bí ṣẹ̀ ọ́. Ààrùn. Lára ìlànà ìlànà. Gbọ́ àtúkù ní mọ́kà Màdínà lọ́n darí wọn wá nílá. Ààrùn. Ìyún lọ ní ìjọ bàjẹ́ o. Ààrùn. Ọba lọ ní bá fún ọlá ìbàdí. Ààrùn. Mọ́ fílà ní bá fún ọlá ìbàdí. Ààrùn. Mọ́ Bàfúnlá ìbàlẹ̀, Jẹ́nàtì bàfúnlá ìbàlẹ̀, Ọbalókún mẹ́rẹ̀ rí bàfúnlá ìbàlẹ̀, Ọbásàrà tí bàfúnlá ìbàlẹ̀, Gọ́fúnà wa bàfúnlá ìbàlẹ̀, Omi ákàrí gbogbo àwọn olóyè tán ti ipò kọ̀ọ̀kan mú, ọwá bí dárí gbogbo olè Yorùbá, orílẹ̀ gbogbo olè Haúsá, gbogbo Nàìjíríà lápapọ̀, bó ti fún gbogbo àwọn adédùbá ilé orí, ìparí ah, ah, ìlèmí máa wú. Wọ́n ti lọ Dubai náà rí bí ọdún méjì kan lẹ́yìn, àmọ́ ń gbà tá Yápọ̀tù lásán ẹ́rì yóò tún wọ́n kó wa nígbàtí pé àti transit aṣùn ọjọ́ kìí mẹ́. Wọ́n á gbé agbẹ́tọ̀ kátà lọ bí tàbá rí yápọ̀tù kí jí ó ní yápọ̀tù náà. A ń sì kan pílẹ̀ lọ ni wọ́n tó kalẹ̀ nígbàjá tó máa gbé kalẹ̀. Àwọn pílẹ̀ tó ní láàárín. Táwọn èèyàn náà sọ sí àwọn èèyàn náà lè ìwé náà wọ́n kà. Wọ́n sì bí àwọn ẹjẹ́ wọn àwọn náà fẹ́ lọ ayé kúrò àwọn èèyàn tó wá lè rí Nàìjíríà bá ti lọ lọ. Adúdé Paris gẹ́rẹ́ ni, alùkúnlá tó lú wọ́n dé pẹ̀lú adé Mẹ́kà. Láìlá ìlàlá. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Rọ́sàn wọ́n Nàìjíríà yìí. Àmìnà, àwọn Ìfẹ́ mẹ́kúnnù sí wọ́n lẹ́mẹ̀. gbogbo àti tó kàwé lọ́mọ́já ọ̀nà ọ̀yà wèrè wọ́n tó bí gíga. Àwọn táyé ayé lọ́mọ́já kò wọ́n sàn. Oṣù wa náà, àtàrà àlú àtolójú ń sàyẹ̀. Muhammadu Rasulullah. Wọ́n ní owó rí owó náà wọ́n mọ́ sẹ́fì sí mọ́. Ní bá ti dédé ẹwà ìníwà ti ojú kan. Ẹlòmí ọlá pé ìyá ti jẹ́ jẹkújẹ tẹ́lẹ̀. Ẹlòmí ọlá wípé ah, kí ni wọ́n fowó sí owó tí wọ́n ìjẹun kú ti wà, èdú ìwọ̀sọ́ ti wà, èdú ọwọ́ àmọ́ tí ó rí sí mọ́ kò káàkiri. Alẹ́kùn àrílò. Wọ́n ti àádọ́ta 60 years ní Saudi wípé ó di ọgọ́ta ọdún tí wọ́n ti múná lọ pé wọ́n sì fi múná lọ báyìí àtọ̀sátò 6 years lẹ́yìn ìgbà tí Amẹ́ríkà ti di 100 years àwọn ti sọdún pé àwọn sọdún pé wọ́n múná lọ sí mẹ́ta 100 years ní ti kọjá l'Amẹ́ríkà ọdún kí làwọn ti lẹ́yìn ìyá a sọdún pé àrídẹ́lò fún ogun ọdún èèyàn kan náà sì ni wá Èyí tó burú jù sí pé tó lẹ́nìkan bá ti jọba ní sí Nàìjíríà, ìrẹ́ Yorùbá ti rẹ̀ Haúsá, pàápàtílẹ̀ Yorùbá yìí, tó bá ṣe kankan kalẹ̀. Tẹ́lò ní bá gbàjọba lọ́wọ́ yóò wà pàtílẹ̀ jẹ́, kó tọ́ mọ́ bà tó jẹ́ sì kò di púpọ̀. Ọlọ́mọ́sá sànú wa nílẹ̀. Ẹjẹ́ sí wọ̀dọ́ àtàlámínẹ́sẹ̀ tọ́lọ̀mí bùkátà náà ni kó kí a bùkátà wa. La ilaha illallah. Bismillahir rahmanir rahim. وضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترده ألم يجدك يتيما فآوى وجدك ضالا فهدى ووجدك عائلا فعجل فأما اليتيم فلا تكحر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فأكد بسم الله الرحمن الرحيم ألم نشرح صدرك الذي أنقذ ظهرك وأنا تفتح فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا غلقت فانصب وإلى ربك فاركب ẹlẹ́kùnwò olórí wa àgbẹ̀yìn lókọ́ ọlọ́run ìwẹ̀ni ọlọ́run bá ti tòkù sípò gíga kọmọ rántí pé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ bẹ lọ́rùn wọn wọ́n pè àfá kan ní gbogbo lólùlọ́wọ́ ayé láyé ọba kan náà ọba nílẹ́lágbáwá ọ bòlú rẹ̀ ìtàfàgbà ní sí ẹmọ gbónága ni wọ́n lọ jẹ́jẹ́ rẹ̀ ọba wá pọ̀ wá ń bọ̀ wọ́n pàdé ẹ̀ òkìkí sí kan ọmọ gbogbo olódodo ọba wá ní kí ni ẹ̀sìn wa قال وبما أعظك هذه قصور وهذه قبور ilé ìdáwò yẹ kọ́lẹ̀ àwọn ni ó ti lọ súnmù ilẹ̀ ló sàárì ò tí yíò fún wà ìyá lọ́lọ̀ ilé ló fílẹ̀ ọmọ ló fílẹ̀ ọ̀tá àbẹ́ ọ̀tá ó ti tó wà ní sọ bẹ́ẹ̀ fọ́gbà pé pẹ̀tẹ́ẹ̀sì àtúwà àti níbi táwà náà ti kí ni. Ọlá fi dí ní bàbá ní zìdì ni, ọba ní pọ̀mí gbólò kẹjẹ ìgbọ́gbọ́ ìtòrú náà. Fọ́kọ̀dì àṣántà. Owó ìdàmọ̀gbọ́. Ọlá ya mi ìrà ni mò mi ní. Ìwọ lórí wa, ìwọ gọ́fìnà wa, ìwọ mínísà wa, ìwọ nọ̀rẹ́bù wa, ìwọ chairman local government wa, ìwọ kílẹ̀ òyìnbó tí tó tó, kánsílọ̀ wa àti lérí gbogbo yìí. Mọ́rọ̀ sọ́tọ̀ wùlọ máa lẹ́hùn wájà máa lẹ́hùn. Ọlọ́run bá fún lówó tó fún nípò tó fún lẹ́wà tí ó gbáyé kó orú ẹ̀ tí ń pariwo hmm. ẹwà tó ní kí ọmọ ta ẹwà òkú tí ọmọ ta lórí àwọn ọkọ̀ ọlọ́kọ̀ pé ẹwàta ní àádò wọn mọ̀ pa lòó lọ́kùnrin àbí lóbìnrin wọ́n wá sáàbí máa lè tọ́ wá jẹ́ kó tó nínú ọfẹ́ àfẹ́ owó gbogbo olú ìlú mo ní owó gbogbo ọ̀nà ní bá ní ṣe tó bá ní ṣòro kọmọ pẹ̀lú òkú ọlọ́ owó mi ò ní tán àwọn àkájí ma wípé owó mi ò ní tán ẹ̀lẹ̀ náwó mi tán ẹ̀lẹ̀ náà tán ọlọ́run tẹ́ta abẹ́ ọmọ tẹ́fún ìwọ́n sì dé tiẹ̀ mọ́lẹ̀ alifá ikú fi gbà lọ́wọ́ rẹ̀ fi gbà wọ́n náà lọ́wọ́ ẹnikẹ́ni tó bá wá sáfí máìlì yìí tó jẹ́ kówó wọ́n jẹ́ owó olówó owó ẹnikẹ́ni àbí kéwú ni àbáṣìí lọ ní tó pín kiri gbé àkò ní pẹ́tà ìlọ tó ń bá ń pín kiri ẹ̀ síbẹ̀ báwọn olórí wọn yóò Fàtọ́nà Rọ́ṣídù annáwò yorí ìdù ṣe yá. Ọba wá rí pé àpá àfẹ́ gbà kan. Ṣé ọgbé pàtàkì tí wà sílẹ̀? Àwọn abẹ́ bá sílẹ̀ jù wáyé pé ààyè báyìí mú lọlé. Abẹ́ ni wọ́n rò pé àpá àfẹ́ mọ́rùn kan fẹ́ gbà kan. Fàkọ́ọ̀lù, ọba wá ní tó àbá agbọ́wà sí rẹ̀ àmọ́ mo ti pàṣẹ fáwọn èèyàn mi wọ́n á tó kọ̀dá ọ̀dẹ̀ ìlú ka tó ọba fẹ́ tó jẹ́ ń gbèsè sọ fún àwọn ọ̀sán fún ọ mo ti wọ́n fún ọ ní ni. Ẹ máa gbọ́ àbá ìbòmí àwọn orí wọ́n bá kò rí bẹ́ẹ̀. Láyé kẹta dẹ́nu ìwọ́n ló ní tẹgbọ́rọ̀ ìwọ́n kó ní láàyè kọ̀dọ̀ ọdẹ inú ìdẹ ayébí gbèsè ṣe gbèsè ọ̀rẹ́ dédé láhápọ̀ aláàlì àwọn tó jẹ́ gbèsè tó lẹ́tọ̀kọ́ fún nìkan ni ọlọ́ fún tó àti lè rí àwọn tó nídìí àti fún nìkan ẹbí rẹ̀ mẹ́mẹ́ ọ̀rẹ́ rẹ̀ pẹ́m̀bẹ̀. Gbogbo gọ́ọ̀nà, gbogbo chairman, gbogbo mínísà, gbogbo ọ̀nà orí gbogbo president, gbogbo ẹ̀yin ní kọ́mpìnì jíjẹ́, director, àjìwọ́nà àtọ̀ dáṣẹ́lẹ̀ tí ó fi tọ́ọ̀kọ́ ọmọ ọlọ́mọ sára tó wọ́n ohun sọ fún ọ tó ń gbówó àtọ́ tó ń pa tó ń pa lámú rẹ̀ àjìwọ́n tó wọ́n yẹ gbígbèsè sẹ́gbèsè bọ́ bá fi owó ẹ̀tọ́ ọmọ ọlọ́mọ kọ́lé tó fi rẹ̀ ilé náà ọmọ òkú ìtàní láyé kọ̀dọ̀ ọdẹ inú ẹni bá lẹ́tọ̀ọ́ tá fún jáde ti sẹ̀tọ́ ká tó kú kọ́lọ̀wọ̀ tó mi náà fúzíkà èyí tí wọ́n náà jẹ

ọba tó fún ọ yóò fẹ́ mi náà nígbàjú ṣe ní ìmójútó dọ́mọ̀ wà láàáìbá Wàrùwí àbí sínú ẹ̀dì àkọ́r. Wọ́n tún wọ́n alọ́nà ní pípò lórí wá ìtọ́lọ́mọ́sà jà tó wọn. Wọ́n jà máa fi wá àti wá pàó kí a máa rí kún kàmì kiri. Ẹni tó bá ti lọ́wọ́ àti ọ̀bá fún ní nǹkan ṣe kọ́lá ọ̀pọ̀ nípa mítàwà àlàfà kọ́lá lè rọ́ṣì ìyá mìíràn lè mọ́ mi ní. Ọjọ́ sọ fún ọba Ràṣídì pé ọba mùmí sọ gbọ́ níjọ́ kan. Fàtífà lọ́wọ́ akọ̀ màtà wọ́n bẹ́ẹ̀ náà yádẹ́ èyí. Tọ́ ọ̀pọ̀lọ̀ ọba dúró gọ́ọ̀nà dúró pẹ́sẹ̀ntì dúró mínísà dúró ọ̀nàrébù dúró mọ́gàjílé dúró ọba àlúgbò mọ́mù dúró àbúrẹ́ rẹ̀ Ó fẹ́ lẹ̀wú kiri wà lùfàtí ilẹ̀ wà lùkìtì ní. Ọlọ́run bá ń bí ó lè ánà kiri nípa ìpò ẹ̀pà. Wọ́n lùfàtí àti àjẹkù gúgúrú. Wọ́n lùkìtì ní èrì àtọmọ̀ràn kéèkèé tá apájẹ́ tó ẹgbẹ́ lọ́lọ́run bá fẹ́ bí ọmọ tí ò bí ọlọ́rọ̀ bílíọ̀n tí ò bí ọlọ́rọ̀ ọ̀ká jẹ́mù tí wọ́n ń bí ọlọ́rọ̀ náà àti tọ́rọ àwọn ìpínlẹ̀ kéèkéé ní jẹ́ pàtílì àti kìtìmírì àti nàkírì ọ̀là fáńkọ́ ti hùlẹ̀ ẹ̀bọ̀rọ̀ tún tọba bá ti rí kòlò ní máa Kí ni wọ́n rí bú? Bàbá ìlàlẹ̀ àjíbú wá sí bú táyà bùrú. Bàdé àwọn jàwàtà ní ìrẹ́lì mọ́ mi ní. Wọ́n bá bá tẹ́rí kòdò sí ṣùgbọ́n. Ah, ó sì tó súnmọ́ lọ lé ìjọsí tó. Torí wọ́n bá lé bí i Ibi tó ń bá ọ̀rọ̀ tí a máa nù local government ilẹ̀ ìlò yìí. Ẹnìkan kan gbádùn ládùúgbò yìí, ọ̀lá pọ́tàtọ̀ lọ́la. Iná tẹ́lẹ́fà ẹ̀fà ṣúwà àdúgbò tí lẹ́tún sí ẹ̀tún sí ó sì ilé rẹ̀ ti mẹ́rin tọ́kọ́ ah, tí ń dá àjọ́jọ́ ìbò wọlé mú ọmọ ìdá ìṣẹ́ àwọn tọ́lọ́ bá darí dúó pé wá sílò ètò ẹ̀pà tọ́ jẹ àti gúgúrú tọ́ jẹ ká tó wá pé owó ńkọ́ gbólógbègbà pàpàlà ràṣídù ràṣídù wa ní tó ọba dàáwú bẹ́kọ̀ ẹ̀làbúrú ẹ̀bílẹ̀ mẹ́lẹ̀ lọ ẹ̀bílẹ̀ ẹjẹ́ fọ̀kọ́lá bùlúlù ìnàmà búbọ́dẹ̀wò àǹtà àdàrà búkà ẹ̀rí mú àfáà ní tẹ́ ìlú èyí tẹ́ gbígbí dákẹ́ mọ́sọ̀ èyí tẹ́ pàtọ́lá jẹ́rù èyí tẹ́ pàtí gọ́fìnà jẹ́ tẹ́ pàtàwọn olówó jẹ́ tẹ́ pàtàwọn olólá jẹ́rù tẹ́ lè sọ olúdó ọ̀rọ̀ fún wọn mo fẹ́ súnmọ́ ní fún ọ ní ọrẹ́ lálá ìwà máa mú ti mẹ́sẹ̀ mọ́lìsì, azàgbà tó ti wà tí azàṣì kankan. Fàkọ́lá bùrùlùlù, àfáwá ní, Rúdà aláàmàni àkàntà mi ní hù. Àwọn tó gbó iṣẹ́ kí lò tọ́lógùnmí ó. Àwọn tó gbà lọ́wọ́ wọn lọ dà padà fún àwọn kan sunkún nígbé ọmọ ọ̀gẹ́ tọ́lógùnmí wà lẹ́tọ́ wà. Wọ́n sanwó sùn, wọ́n sanwó àwọn títà, wọ́n sanwó àwọn òṣìṣẹ́, wọ́n sanwó àwọn kìnnì lọ́ọ́ fún wọn ní ti wọn náà tó tó wá gbọ́ta lọ́rẹ lọ́ọ́sẹ̀ tó fẹ́lẹ̀ tọ́ Kọ́lá Rashídù fàhájẹ́ tó ń kọ́lá látara ní wàlá àrákà. Kí wá ní bùkátà wọn àti àfáfẹ́ kí ní bùkátà tó àfá ní ẹyọ̀dá ọjọ́ ẹ̀rẹ̀ ayé. Kò sí bẹ́ẹ̀ ní dáa jàmáwàá. tó ọjọ́ tó kò lè nílẹ̀ nìkan ti mẹ́rí. Gbogbo ọba òkú lè jẹ́lẹ̀ lómi ń bọ̀ wá jẹ́. Ọjọ́ rí ayé kò sí mẹ́rin bá àjàmá. Ọjọ́ lé ayé kò sí mẹ́rin ká jàmá. Gbogbo tó wù kọ́ lè nílẹ̀ nìkan àti nírí. Gbogbo tó wù kọ́ lè jẹ́lẹ̀ lómi bọ̀ ajẹ́. Àdúrà lọ́kàn, àdúrà náà láti ibi tẹ̀rẹ̀. Àdúrà náà láti parí ẹ, kí mi bá ṣàdúrà àtúndùkú àwọn àgbẹ̀fà àgbàlagbà tí wọ́n bẹ̀rẹ̀ sọ́rọ̀ sí wọ́n bá sọ fọ́lọ̀ kọ́lọ̀m dákùn kú sí ìlú lọ ní dáadáa mọ́ sọ́dá padà sí mú àti dákọ̀ ọba àti dákọ̀ gọ́fún àti dákọ̀ gbogbo ẹnikẹ́ni àwa náà àdá ní ẹ̀kára wa ẹ̀

àwọn náà ni àfá àgbà gbogbo wa ọjọ́ pé mi a bá ti sọ̀rọ̀ kọ́ máa jẹ́ bí táàkì rí ọ̀nà ọlọ́run àti tí ò ní jẹ́ pé a máa sọ̀rọ̀ ọ̀tẹ̀ ẹnìkan ọsọ̀rọ̀ ojú ẹ̀ ti kọjú èyí wọn bí ẹ̀wà kún ní ṣe àti fi ọ̀tá orí àbá ti ṣe ẹ̀wájú ọlọ́run jẹ́ jẹ́bi táàkì pàdé ọ̀nà ọlọ́run ọlọ́run jẹ́ mi ọgbọ̀n máa lọ́lẹ̀ sí láti àbìdà sí kìí tọ̀kan tí bá máa ṣe bá rí sọ́rọ̀ ìtẹ̀tẹ̀rẹ̀ ẹ̀ndọ́ bá wọ́n pí bá máa fi ọ̀rọ̀ tààràtàrà nú lé kọba wa wí Allahu Allah aláìlà ilá Allah Allahu Allah aláìlà ilá Allahu Allah aláìlà ilá Allahu Allah aláìlà ilá إله إلا الله لا لا إله إلا الله لا لا إله إلا الله لا لا إله إلا الله لا سلام الله لا إله إلا الله لا لا إله إلا الله لا لا إله إلا الله لا إله إلا الله الله لا إله إلا الله الله لا إله إلا الله الله الله لا إله إلا الله الله لا إله إلا الله مصور الله لا إله إلا الله La ilaha illallah Allah Allah, Allah, Allah, Allah, Allah, láìlà ìlàlá aláàrẹ̀mọ̀kẹ́ tó àrà láìlà ìlàlá aláàrẹ̀mọ̀ àlá láìlà ìlàlá aláàrẹ̀kẹ́ nínú àrà láìlà ìlàlá aláàrẹ̀kẹ́ ilaha illallah alẹ́mọ̀ jẹ́ bọ̀ àmọ́ ilaha illallah alẹ́wọ́ sí ọmọ ilaha illallah alẹ́ àṣímọ̀ àmọ́ ilaha illallah alẹ́ wàdúdó ilaha illallah Allah alìbàjídù Allah la ilaha illallah Allah alìbàrísù Allah la ilaha illallah Allah àtẹ̀yìdù Allah la ilaha illallah Allah alìhàkù Allah la ilaha illallah Allah alìwàkílù Allah la ilaha illallah Allah alìkọ̀wíyù Allah la ilaha illallah Allah alìbàjí nínú aláìláha ilẹ̀lá aláàríwà ní ṣù aláìláha ilẹ̀lá aláàríwà ní ṣù aláìláha ilẹ̀lá aláàríwà sí aláìláha ilẹ̀lá aláàríwà ní ṣù aláìláha إله إلا الله العالم ميت الله لا إله إلا الله الحي الله لا إله إلا الله لا القيوم الله لا إله إلا الله الواجد الله إله إلا الله الله ما جد الله لا إله إلا الله الله عباد الله لا إله إلا الله الله أحد الله لا إله إلا الله الله القادر الله لا إله إلا الله الله مقتدر الله لا إله إلا الله الله مقتدر الله ilaha illallah ala Allah la ilaha illallah ala ni o Allah la ilaha illallah ala o je ki Allah la ilaha illallah Allah la ilaha illallah Allah la ilaha illallah ala la ilaha illallah ilaha illallah alifásílò Allah la ilaha Allah la ilaha illallah Allah mọ́tàárí Allah la ilaha illallah alibarú Allah la ilaha Allah àtàwábù Allah ilaha illallah Allah Mọ́tàkímù Allah La ilaha illallah Allah Arọ́pù Allah La ilaha illallah Allah Máàlíkù Allah La ilaha illallah Allah Mọ́líkì Allah La ilaha illallah Allah Mọ́líkì Allah La ilaha illallah Allah Ìkìrámi Allah La ilaha illallah Allah Ìmúwọ́gbẹ́gbẹ́ Allah

إله إلا الله لا مزيد الله لا إله إلا الله لا أصبر الله لا إله إلا الله لا أصبر الله لا إله إلا الله لا الله الله لا إله إلا الله لا الله الله لا إله إلا الله لا الله الله ilaha illallah aláàrẹ Rọ̀mọ̀dánù Allah. La ilaha illallah aláàrẹ Rọ̀mọ̀dánù Allah. La ilaha illallah aláàrẹ Ọlá láìlá àìlá àlá ilaha illallah ala la ilaha illallah ala la ilaha illallah ala la ilaha illallah ala لا إله إلا الله على لا إله إلا الله على لا إله إلا الله على لا إله إلا الله على Wọ́n ní kájà ní ẹwà ilé ẹ̀kan sí. Àwọn fi àsàlátù ànábì jòkó. Wọ́n ní bá àti ṣe nú ni. A ní nǹkan rí jàdúrà lọ. Lẹ́yìn ilé ìká lọ léka lọ sùn ní. Kò sí ta níjọ ọlọ́run lọ. Àwọn ní pọ́lọ́n tán sórí ibú. Àwọn tó ní pọ́lọ́n tán ká tún wá sórí ibú. Kí tún pẹ̀lú ẹyọ ọlọ́pùnà yóò fún ọkọ̀ ọmọ rẹ̀. Wọ́n ní kẹ̀rọ kò bọ́ ọmọ rẹ̀. Bá ti bá dáwọn tí wọ́n tọ́ wá ń ṣe ẹnu ìlànà òbí wa. Tàbá ti bá ìta. Kò fẹ́ sí. Kò fẹ́ tẹ́nu ni. Àtúndàmú mọ́. Àtúndàmú mọ́. Àwọn agbẹ́gbà tó ìlú ẹ̀tún gbọ́nà mi, àwàhálà ní ọlọ́run ti wàhálà ọmọ ọgbà tó dáyé ìdí lọ tí ń bọ̀ ọmọ pẹ̀ ìwọ́n fún pé ọ̀rọ̀ pín èdè lè wá ní kásáré kọjá búrékì ẹ̀dà ní òjì ẹ̀kẹ́yìn kábíọ́lá ẹ̀kọ́lọ̀ kápàtà látò bẹ̀ ọlọ́run sànà òwú àtẹ́mí àtẹ́yẹ àtàwọn tí ó sì bí tẹ́ ọjẹ́ ní ọlọ́run ìwé ara ní ọlọ́run láti ọba tí bí àbùkátà ọlọ́run ti rí bá ti wà fún ọlọ́run ọmọ ayé wọ́n mọ̀wá kò sí nǹkan pamọ́ fún ọlọ́run nínú ọ̀rọ̀ ẹnìkan fún ọwọ́ ọlọ́run ọba tí gba ogun tí ìjà ọba alàyè tí ikú ọba alàyè tí kì í kú لا يموت اللهم بارك على يتونيكو نسألك أن تصلي وتسلم والله باي ولا بليري على سيدنا محمد بس كده يا فاني محمد وعلى آل سيدنا محمد اللهم نبي نبي باطن تلي لنا من أمرنا فرجا ومخرجا اللهم رواجا يجي جوتو جوفامو فجعل لنا من أمرنا فرجا ومخرجا الله أرين كوكا جاء يجي جابا لا مجيو سيدو أمرنا فرجا ومخرجا الله جون جوبو سيدو وارزقنا من حيث ناتسب ومن حيث لا ناتسب بيبي أبو كسي بيتا أبو كسي الله سبحانه وتعالى ولا حول ولا قوة إلا بالله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

Àṣàlátù aláàmì àṣàlámù. Alhamdulillah, jama'a, agbára fẹ́ jẹ́ yìí láti kàtọ́ nára tán. Tí bàbá Ìmáàmùdà Ọjà Sálà bin Majid, jama'a àjádùn wọn àbá àjádùn wọn. Adúkọ́ lọ́dọ̀ Ọlọ́run, Ọlọ́run wájé kí àbàbá náà gbádùn ara òjò báyìí lọ. Ọlọ́run kọ́ ọlámẹ́gbà Muhammad bismillahi ní ìlàfí bismillahi rahmanirrahim ní ìlàfí kúrọ̀jì ní ìlàfí himuni lásà ṣípa ìwọ̀sán wọ́n ni abdurrabba hazard alladhi yàtí àmọ́ min jẹ́ ìwà mọ́nà mọ́nà